الليل جعلنا ليحزمها جنتين من أعناب وقفناهما بنقل وجعلنا بينهما أثرا تلك الجنتين آتت أكلها ولم تزل منه شيئا وفجر خلالهما قال لصاحبه وهو يواجهه أن أكبر كما يا حرم نفس نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تجد علي أبدا أظن أن الساعة قائمة ربي لأجدن خيرا منها انقلبا وله صاحبه وهو يناظره أغفرت للذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا هو الله ولا أشرك بربي أحدا إلا بغض ما شاء الله لا مولى إلا بالله

إليها عن كل منهما ببلوغ المؤمن من جنة ولوج الكافر في النار ومن أمجو من العالمين وأجل أمجو من جنة أبا وصار لدي سورة كريمة وفينا كل كتبتين وصفاء للأنبياء ọ̀kan tábí ṣe ìgbásọ̀ ayé wa tábí ṣe kíláàbì tábí ṣe míràn lórí ìjàmbá báyé dé وصل النبي نوح عليه إبراهيم النبي هو إسماعيل إسماعيل Ọwá ti tọ́ pa lọ bẹ́ẹ̀ ìfàìfàtà mẹ́wàá Muhammad. Ibi ọba bá èrè dé, ibi ọba bá bí sí ayé dé àti wàhálà bí ọba ti gbá ní ọjọ́ta lẹ́bí báyìí tó ń fi ní yàkó lọ́dọ̀ ọlọ́run wàzága láti bí tẹ̀sí ìsọ̀tá ìmáàlì wà lè sí láàáì ìrìnà ọ̀tí ìgbàgbọ́n ọlọ́run ọba Fíhá ìdá ìzẹ̀bí ìsìnmáàrílá ọ̀pọ̀ ọmọ rẹ̀ tó ti bẹ̀rẹ̀ láti pá àti tàríkì Ibrahim ọ̀pọ̀ ọmọ rẹ̀ ìsìnmáàrílá. Wàmá jàrá mílá ìrò yá lè tàrí ìmúrárí. Àti lọ́tẹ̀lẹ̀ Ibrahim ọmọ kékeré ọmọdún ẹ̀ẹ́dógún ni tó ti bẹ̀rẹ̀ sí jí sí ọlọ́run ọláyà tí ó bẹ̀rẹ̀ ẹnìkan àbọ́lọ́run tó láwọn ó jù sínú Ìdàdúwì wọ́láti yìí ọmọ ajá àwọn ìlú. Àti àwọn ọmọ ọmọ rẹ̀ kan tó tó láti fi jọ́sìn mọ́ ọlọ́run tó sì gbà kó wọ́n ṣe bẹ́ẹ̀ ìbẹnu tó rẹ̀ yìí. Tàìlì máa lè mọ̀ mì ní àtòlíkọ́ alẹ́kọ́ ni tó ìwọ́n tó bá bá wa káàkà fọ́lọ́run. Ìpàyẹ̀kú lọ́nà lè rí ìfìyà rẹ̀. Wọ́rọ̀ bí ẹ̀nà ìrìn àlòrí àkárílì وختمت السورة الكريمة ببيان نصرة الله لأنبيائه فتسورة يوقع لكم يقرير يقول الله سبحانه وتعالى وأوليائه الدنيا والآخرة وأن العاقبة للمتقين أيوة مصير أيوة قد أدى سنما جوه لكي وما لجوه لكما سلاكو lọ́dọ̀ ọlọ́run kánà pé àtìbọ̀tán bọ̀. Àtẹ́símíyà, lómiyá ti súnrátù lórí kìí lọ́dún sọ́fàtù. Tẹ́lì kí láyé ìbáàdì, Bílmẹ́láyé ààlá, bílmẹ́láyé kan bẹ lókè lókè lọ ọ̀run, bílmẹ́láyé káàkiri àti ha, àyẹ̀ ọmọ láìkà mímọ̀ ni, àlẹ́ bí ìnàlá, Àwọn tí mo yìí sinmi láti fi náà oníjọ́ kan láti rò kan ní ẹjú kan nígbà kan. Ìtàbírú lálé ìlàwà náà láàáyẹ kútúrú. Ọjọ́ ìsinmi ọlọ́ta lóòrùn ní èsì mú èsì mi. Wàbàyá ni wà bá ìgbé pẹ̀lẹ̀ bí kúlẹ̀ ìṣẹ́ وسوف يرضى فالتاليات ذكرى إن إلى كل واحد رب السماوات والأرض وما بينهما ورب المشاعر زينا السماء الدنيا بزينة من القوانين وقدر من كل شيطان مراد يسمعون من الملائكة أعلى ويكسبون من كل خير ما قلهم من سيد الناس نعم كما سمع القرآن ìmọ̀ rí àkígbà mí tí ó sì ní sọ̀rọ̀ mú láti rí wà ní pé yáàtò yáàtò ní ọ̀rọ̀ ọlọ́run kò sí tí ó dájí lámúyẹ́tò àmọ́ra ní ilẹ̀ adákanà sí ìdíwọ̀n fáwọ́dà yọ́ wọnú ọ̀rọ̀ ló ti jáde mẹ́rin nílá tàkùrítì wọ́la ìfìláàdẹ̀ kò ní sí àṣọjú mẹ́ kò sí sí àṣọ tó èyí tó bá tọ́jú ọ̀bá tó ó ti fàyé lẹ́gbómi yóò ti tẹ́kímẹ́là ọ̀tọ́lọ́ ti sọ yìí ọ̀sùkòsù parí ẹ̀ nínú ọparí ẹgbómi ni ó sì àwọn súra mi ní gbọ́pọ̀ kó dọ́bí ọkọ̀ máa fẹ́rọ ka àwọn yọ́mà nílẹ̀ yọ́mà nílẹ̀ yọ́mà nílẹ̀ ọ́sà múlà jẹ́ àbùsára ìwádìí ó sì mẹ́nu kú ẹ̀kọ́ náà tó ní wọ́n bèèrè àwọn náà lẹ́yìn ọ̀rọ̀ sáàrì tó tó mọ̀ ìdíni àlẹ́bí náà tàbí pérébè láàrin tó tó kó mẹ́ àwọn náà ló fi àgbàsáàdà ọkọ̀ wọn pọ̀ nígbà wá dé ní ìtura mi yóò wá sí báyìí fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn nínú bẹ́ẹ̀ ọlọ́dún sọ pé wọ́n rẹ̀ sáà nìyà tèmi kí Àtàrí àkẹmọ̀gbé tí ń bọ́ta kàwàá rẹ̀. Màtàríyà ti lórí gbé nínú. Ẹgbẹ́ ti jíjá lórí àti ẹlẹ́bẹ̀rẹ̀ ẹjọ́ kan ní ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ ọ̀rọ̀ jẹ́ àjẹ́mẹ́sì tó kò pé. Àjẹ́mẹ́sì bá kò pé. Àkọ́lá, olúwà tí ó pàdé wà. Olúwà tí a lọ bá wà sí ẹ̀. Màtàríyà ti jíjá ìdìbà fẹ́ jọ́yìn. Ìjọ́kù ni gbogbo pọ́ta ìyá ìrìnlẹ̀ Ọ̀rọ̀ mi lọ́kùn iná ìyára fún ọ̀rọ̀ mi lọ́kùn. Ọ̀rọ̀ tó fẹ́ ti fi jàlá gbogbo ọ̀tọ́ bá ti sáfáwọ́ wàtàkì láti tẹ́jìlá wàtàkì láti tẹ́jìlá iná ilá àkúnnà wáyé tó lọ́gbẹ́ di kí gbogbo ẹ̀ lọ́gbẹ́ kí ẹ̀ ní àpáyọ̀ ọ̀kúnnà o tó kán á bẹ̀rẹ̀ sí bàtọ̀ náà ìmùtàlá ọmọdé máa ti ìtumọ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé kíké náà lẹ́ni tó bá fẹ́ já lẹ́sì àbí kó lè já gbogbo tó lè já mọ́fún wọ́n ní ajá lẹ́sì ní ọlọ́pàá lẹ́bí kí a rẹ̀ dé funfun ní máa já ní àbí dúdú lọ́wọ́ ní àfunfun ní já pè sí ìdájá lẹ́sì ìdájá lẹ́sì tẹ́rọ àwọn àmà dúdú ní mọ̀ já dúdú ní sáré ìdúró ṣe àlàyé sáwà fáàdì ẹni má sì lè já jẹni bá ti lè já sáríwù àfáàní ẹ̀ orí pàlágà mẹ́mẹ́ pàlágà mẹ́mẹ́ náà òmìnirí káwù mẹ́mẹ́ láìsí mẹ́mẹ́ láìsí mẹ́mẹ́ ti gbogbo òun náà mẹ́ gbogbo ìmọ̀bá bára ní mẹ́mẹ́ ẹ̀rọ mẹ́mọ̀ bá yára ti ti ní kàtígórí sí ẹgbẹ́ lọ ní ọ̀nà ọjà dúdú àwọn ajá ló ti rẹ̀ ní kàtígórárì kàtígórí ọwà kàtígórárì ẹ̀ẹ́rẹ̀ ọ̀rẹ́ wá Ilé ọ̀gá. Ilé ọ̀la. Àwọn akẹ́rẹ́ ìlú mẹ́ta ìsìn náà yàtọ̀ fún mẹ́ta ìpàdé. Àwọn mẹ́ta ìlú ló ti jẹ́ mi. Ó jẹ́ mi. Àwọn akẹ́rẹ́ ìlú ti máa ṣe ọmọ pàlò. Lọ́mọ tí ó ti gbé làkékiri. Tí ó máa ń gbé Ọgbọ̀n kan lẹ́yẹ kí ọmọ náà. Ọgbọ̀n kan lẹ́yẹ kí ọmọ náà. Àgbọ̀dọ̀ jẹ́ àdáwọ́ tó lè èdè. Wọ́n dàbọ̀ bá máa tán kọ́ sí ẹ̀lọ ìdìmọ́ mọ́ ọkú oòrùn rẹ̀ díẹ̀ díẹ̀. Wọ́n ti jẹ́ mọ̀. Wọ́n tààlì yá ti zíkà ọlọ́ni mo tún fúra. Tààlì yá ti zíkà àwọn tí máa ka orúkọ Ọlọ́run sáàrì ẹ̀rẹ́ ti dígbá àwọn tí máa ń ka orúkọ ọlọ́run nínú màláìkà wọ́n lẹ́pẹ̀jọ ojú wọn sọ àádẹ́lá ni wọ́n sọ ẹ̀ nígbọ̀ kẹkẹrẹ wọn alhamdulillah nìtẹ̀ wọn la ilaha illallah nìtẹ̀ wọn Allahu akbar nìtẹ̀ wọn alùlìyà ń bẹ alùsìtà ń bẹ alùsùfìlà ń bẹ ní màláìyà àlá lẹ́bi tẹ́tà wọn ti bọ́ lọ́wọ́ ẹgbùrọ̀ orin sọ́tò gáfìlì lẹ́yìn mọ́ àwọn ọmọlẹ́kà kan bẹ láàrin ìyá ìtàkì tó láyé wọn. àwọn owó tí bá mẹ́tẹ̀ ìtàta gbà ní àti sọ́ọ́fà ìtàfà àtúbáwò èèyàn náà láwọn tuntun mọ̀lẹ́kà kan àtúbáwò àjẹ̀nú náà. wọ́n zàájọ́ ìdájírá báwò èèyàn àtúbájẹ̀nú wọ́n tàhíyá ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ láàrin yára ti dé tó láti ń sọ́rọ̀ gbáfẹ́ ìsinmi. Àyẹ̀dínà yà mìíràn náà àṣà àmàmà ọ̀rọ̀ Ìbẹ̀rẹ̀ mọ́lá ìyàrá, àwọn aláìkà tí ń bẹ pẹ̀lú àwọn olùsọ́ tí ń bẹ pẹ̀lú ọkùnrin wọ́n nàíjíríà ní ti jíjẹ́ púpùlọ̀ àbùdónátà àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ ní asọ̀rọ̀pìlọ́ orísì màláìyàlá wọn nàíjíríà màláìyàlá tọ̀dọ̀ ọlọ́run Wọ́n náà ń yà ọ̀yà lóòrùn àwọn tí ń bẹ lọ́wọ́ ọ̀tà tí wọ́n dúró títà. Ìfẹ́ tí ó yẹ kí àmjìrọ́ bí ojúmọ́ ni wọ́n bọ́ lọ́wọ́ ọba wọn ọ̀síṣẹ́ kan Àwọn ẹgbẹ̀rẹ̀ ti pé yọ wọ́n lágbègbè nígbà ìrẹ̀jà nínú ìsìlámù wọ́n gbà rẹ̀ lọ́wọ́ wọ́n dàgbò wọn fúnra yìí lọ́wọ́ ní kí ni wọ́n ṣe. ويستغفرون للذين آمنوا والجوار وكذلك ينزلون فوق الجمال وقد هو لو أن كان من كم نتاع هو والذي ينبه وأنت وزرت وضرب أخرج ولهم ربنا وأخرج كل شيء رحمة وعلما قل والله jẹ́ pé bẹ́rẹ̀ nípa àdúrà àdúrà ti kéré pọ́tà sí àdúrà kúràbọ̀ sí pọ̀ pẹ̀lú sókè àdúrà rìnrìn àdúrà ìwà àdúrà wọ́sọ àdúrà bọ́ọ̀lì àdúrà ti pọ̀ àwọn ẹ̀ẹ́kà tí ọmọ ya fídíò wa ń bẹ táwọn ọmọ sọ́lọ́ pé wọ́n ti tún kìrò lọ wọ́n sàrò àlá lọ kọ́dà wọ́n tàà àwọn tó kọ́dà wọ́n rẹ̀ ní wọ́n tó ló síra àwọn nínú ààrẹ bàbá tó wọ́n tàbíwà fúnra ọgbẹ̀ wọ́n tó tàbíwà fún ọmọ ṣe ìfẹ́ràn ara wọn bẹ́ẹ̀ lẹ́ni tí wọ́n ìfẹ́ bá tẹ́lẹ̀ òkú tó rọrùn tó ṣe pèlè rẹ̀ ọ̀rọ̀ àwọn rí gbogbo ẹ̀ wọ́n lókè wọ́n rí lẹ̀ àdìkẹ́rin ní ilẹ̀ di èèyàn sáájú ọlọ́run máa foríjì àwọn tó tún bá láàrin wọn wà sábà wọn jẹ̀bi láta àwọn ọjọ́ tí wọ́n ti sọ fún ìrìnkú àti wà rẹ̀ wọn lórí wọn tó ń ṣe lórí ìdí wọ́n ti hẹ̀mí àdábàdìlẹ̀ yìí wọ́n tó ìyàwó rárá ẹ̀sàmí وجه وساريا إذا ما ربنا لو وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ Àwọn tó bá bá wọn ti kọ́ tẹ̀lé wọn, ìyá wọn tó bá bá wọn ti kọ́ tẹ̀lé wọn, ọkọ wọn, ìyàwó wọn, ọmọ wọn, àbúrò wọn, ẹgbẹ́ wọn, ọ̀rẹ́ wọn. Wà lọ́wọ́ yára àti ọmọ ọmọ wọn tó àbáyìí tẹ̀kọ́ lójú ọ̀nà tí wọ́n tó ń ṣe ènìyàn

Gbogbo ayé wọ́n ń sàbí ọ̀gá látàtí àdékáàrí. Ọ̀gá látàtí àdékáàrí. Gbogbo ayé àti tọ̀mí. Ẹlẹ́ni gbogbo ayé àti tọ̀mí. Àtàtí rẹ̀ ọ̀dá. Àtàtí rẹ̀ ọ̀dá. Àtàtí rẹ̀ kì í mú yàn sí. Àtàtí rẹ̀ mú yàn sí. Wọ́n kí mú sẹ́yìn ara. Orí wà ti ti báyìí. Láti ṣòkó láti tọ̀sí ìyẹlòmí ti ẹlòmí ìpè ní ọmọ ìtẹ́lẹ̀ ìlú gbogbo orí àníṣẹ́lẹ̀ nígbà ìgbẹ̀sáàtì àti ìṣẹ́ Mọ́jẹ́ àṣẹ́yà pé, mọ́jẹ́ àṣọ́kọ́ ní, mọ́jẹ́ àṣọ́mọ̀ ní, mọ́jẹ́ àṣọ́wò dé, mọ́jẹ́ àṣírìnrìn, mọ́jẹ́ àṣọ́jẹ́jẹ́ wa, ẹni rẹ̀ mọ̀ ṣe yìí. يومئذ فقد عنده ẹni ọba tọ́bí àṣìṣe yóò máa ìdí ní ọlọ́jọ́ kí a mọ̀ kọ́tí àti mọ́ta òun yóò rí bá ti sí ọlọ́jọ́ rí bá ti sí ọlọ́jọ́ rí bá ti sí yàrá máa gbé ká mọ́já ìwọ́ ọ̀dà òun mọ́já ìwọ́ ọ̀dà òun ìjọ ọmọ ọ̀dà òun pàtàkì ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ مولانا محمد صلى الله عليه وسلم نعم وذلك هو الفوز العظيم محمد بن محمد